أستغفر الله أستغفر الله سبحان الله سبحان الله الحمد لله والحمد لله كما يعرف ولا إله إلا الله ولا إله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العظيم عدد مجيء ورضا نفسه ورضا نفسه وزنة عرشه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته ومنتهى علمه ومنتهى علمه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 وآله وصحبه آل الله Adúgbọ́lọ́dọ̀ Ọlọ́run, Alhamdulillah, ọpẹ́ lọ́lọ́run fẹ́ gbà lọ́wọ́ wa, Alhamdulillah, a máa dá ọpẹ́ mọ́rẹ̀ nítorí kálìbà rí dú, bàbá dá ọpẹ́ mọ́rẹ̀ ọlọ́mbáyọ̀ ọ̀dá fún wata bá rí idú àwà ṣe ọpẹ́ ọlọ́mbáyọ̀ ọ̀dá fún wata bá rí ọpẹ́ dá táà sì rí idú táà rí ìṣe kí lọ́kàn á jẹ ọpẹ́ ẹni tí kò dá ọpẹ́ kò lè rí ọpẹ́ nítorí àádá dídú ọpẹ́ ọ̀tọ̀ ṣíṣe ọpẹ́ ọ̀tọ̀ ẹni tí ọba wá sí kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta bóòlù ti fẹ́ jẹun ọpẹ́ àádá ọpẹ́ fọ́lọ̀ wípé àwọn àdánwò tó kọjá fún ìjọ kọrí ọlọ́run òjẹ́ ọpa rẹ̀ tí ó mú àdá ọpẹ́ kápẹ́ ohun ọpẹ́ náà sókè pé alhamdulillah alhamdulillah àti ẹgbẹ́ kìíní àti ẹgbẹ́ kejì àdúránjọ́ náà lọ́hùn ọlọ́hun ríwa bẹ́nìkan ò ríwa ìdàmú bá ọkàn wọn kó pọ̀ pé a ah, nínú ògo tọ́lọ̀ sí fún Islam ní Nàìjíríà lénìí pàápàá nílẹ̀ Yorùbá òun náà ni kọ̀ríbù iná jẹ́ kan bẹ̀ tó kó àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ǹdẹ́ yọ́n wà ní ó ń fowá àsìkò tí wọ́n máa ṣeré pákiri lọ́kùnrin àti lóbìnrin tí ò ti ṣírò ẹ̀tẹ́lẹ̀ rí ní nǹkan àádọ́ta ọdún sẹ́yìn bí ìbá ṣe àǹsárù dìín àti amadíyà àwọn tó bá tó pọ̀ tẹ̀lé wọn kò tó nǹkan kọ̀pọ̀ rẹpẹtẹ báyìí àwọn náà ṣe wọ́n sì lọ́jọ́ lórí ṣùgbọ́n nígbà tí nasfati kan púpọ̀ nǹkan tí ó wà fọ́ àbí tí ó bà jẹ́ kò dùn mọ́ rárá gẹ́gẹ́ bí iṣẹ́ tí a jogún ọdọ̀ àwọn afá wa tọ́kọ́ wa tọ́tọ́ wa tó rẹ̀ wá òun là ń wò lọ́sàn lóru ní tó ń pọ̀ sí náà ni adúgbọ́rọ̀dọ̀ ọlọ́run alhamdulillah àti bí àgbó bá sáré jù bẹ́ẹ̀ lọ ẹpọn rẹ̀ òwúlẹ̀ máa fi ní kò ní já àgbò tí ń sáré bẹ́ ẹ̀pà àgún bá ń fi ìwọ̀n sọ pé kọ́ jábọ́lẹ̀ ṣarafalẹ̀ islam wal muslimin tí ẹ bá dìjọ kó mílé ní a ń gbọ́ hátà yìí gbogbo movement yìí a ń fi rí inú wa nù nínú ìyàwó bá dùn sí inú rẹ̀ dùn sí islam ni pàápàá jùlọ al-ustaz imam abdurrahman suleiman adangba èyí tó jẹ́ pé náà lé kan náà láti mọ́ mi bàbá kan náà ló sì bí wa tọ́n bá ní àfá àwọn lájẹ́ àwọn náà tún ṣàfihàn dáadáa ní ìtàtún mọ̀ pé èèyàn rẹ̀ kan tó nìí òdí onítàwà mẹ́ ẹni bá pè yẹ láàfáà mi ní ọyọ̀kọ́ tuntun kí dáadáa sí lóòótọ́ torí ọ̀rọ̀ kọmọ kí wọ́n sọ pé kọ́dà ọ̀pọ̀ bẹ́ẹ̀ ní sí gan ṣùgbọ́n àbá àdágbá ó dàbá bá gbóòrùn níbì kan tí wọ́n wá fókọ mi pé yóò sì fi jẹ́ bá sílẹ̀ yóò lọ síṣẹ́ náà ọlọ́run tó wá fi àfá àdágbá sílẹ̀ báyìí lọ́wọ́ báyìí ọlọ́run mọ́bà fi tẹ́ náà yìí délẹ̀ ọlọ́run jásìkò rẹ̀ ọdá fún gbogbo jẹ̀mọ́ ọlọ́run Ara ọpẹ́ náà ni. Abẹ́ ẹ̀yẹ dàtẹ̀ wà ń bẹ̀ dúpẹ́ o. Mo gbé látorí ajábìlẹ̀ tí ìpọ́n lára wọn pàdé ẹ̀. Ọlọ́mbà kára láàfíà fún wọn. Mo fi dórí àwọn bàbá tó wá bá wa, àrájí wa, Abdullatif náà tún ni. Àwọn àfi dórí gbogbo èyí tí àwọn àfáà ti ń bẹ lábẹ́ Ṣọ́ Abdurrahman, tẹ́ ń jẹ́ àfáà ẹgbẹ́. àwọn bí lórí chairman chairman àti chairlady gbogbo aná lájọ dá ọpẹ́ náà fọ́lọ́run ẹjá àjọ sọ́lẹ̀ mẹ́wàá bá ń bá ti ń dá ọpẹ́ náà à ń dá ọpẹ́ ti kọ̀ rí ìbò à ń dá ọpẹ́ wa lọ́dọ̀ ọlọ́run à ń dá ọpẹ́ ìyàwó wa Islam àtọ́pẹ́ pé a tó ń bẹnu Islam àtọ́pẹ́ pé a ti ẹ̀jọ òyìn ààbẹ nínú àtìmọ́lé àwọn kan ṣe mẹ́mẹ́ ààbẹ nínú ilé ìwòsàn àwọn kan ṣe mẹ́mẹ́ ààbẹ nínú ìbànújẹ́ àìní lè jáde àwọn kan ṣe mẹ́mẹ́ lọ́wọ́ báyìí kí ìrírí pé wọn lọ́fẹ́ lọ́wọ́ ṣùgbọ́n láàrin ìṣẹ́jú díẹ̀ gbogbo ọpẹ́ ẹnu Kùránì látàjọ́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

ربنا واتب علينا رب العالمين لا اله الا الله حمدا وسلام واتب علينا رب العالمين لا اله الا الله حمدا وسلام وشكرا لله رب العالمين لا إله إلا الله حمدا وثناء وشكرا لله رب العالمين لا إله إلا الله حمدا وثناء وشكرا لله رب العالمين لا إله إلا الله عمرا ولنا وسكرا لله العالمين لا إله إلا الله حمدا ولنا وسكرا لله العالمين يا ودادا لا إله إلا الله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 Ẹjá pé a dúpẹ́ ọ̀, a sọ pé ọ̀, ayé ẹ olúwa ọ̀ tó ń ṣe kẹ́ tó ń ṣe ìgẹ́ tó ń fi sọ́ọ̀sọ́ wa. Ọlá a dúpẹ́ rẹ̀, a sọ pé ayé ẹ olúwa, tó ń ṣe kẹ́ tó ń ṣe ìgẹ́ tó ń fi sọ́ọ̀sọ́ wa. Akẹ́wò akàwérò, àfẹ́tún ríṣe ríṣe ọ̀dá bí ó tí ìtò ayé olúwa. Adúpẹ́ àtọ́pẹ́ ayé olúwa ṣe kẹ́tọ́ rí ìbẹ̀tọ́ rí ìtọ́ọ̀tọ́. bí ó tí ìtò Olúwa ayé Olúwa. Aláàdúpẹ́ àsọpẹ́ ayé Olúwa. Tó ń fi kẹ́ tó ń fi kẹ́ tó ń fi tọ́ sọ́ra. Ọ̀rọ̀lẹ̀. Akọ́lérò a sì ìtò ń gbébẹ̀, ọjà bí ó di ìtò ayé olúwa. Aláàdó pẹ́ ẹ̀sọ pẹ́ ayé olúwa tó fi kẹ́ tó fi gbẹ́ tó fi sọ́sọ́ ìlàrá ìlàrá ìlàrá ìlàrá ìlàrá olúwa ìlàrá ọlọ́sùn ìlàrá ìwọ̀n lọ́pẹ́ ìlàrá ìlà olúwa ìlàrá ọlọ́kùnrí ìlàrá ìlàrá ìparí ìlàrá ìlàrá ilá olówó, ilá ọlọ́run, ilá ọlọ́run, لا إله إلا لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم àwọn pẹ̀lú orúkọ ọlọ́run ìdí la ilaha illallahu wọ́n ní ká sọ nípa ọ̀rọ̀ ọlọ́run fún wa Lailatul Qadri ọlá ń ṣe lè rìn nínú ọjọ́ kọrí àfi àsìkò ìbẹ̀ ọlọ́run fún bàbá wa ṣíkà Adamu Abdullahi ilẹ̀ alórí èyí tọ́lọ̀ ti gbàdúrà wọn tẹ́lẹ̀ kọlọ̀mọ́ àbùkún ìkẹ́ wọn àmín oore wọn tí wọ́n ti kàrẹ̀ ọlọ́mọdé ọba jẹ láìláì àmín بدءا Eré lórí gbogbo ọmọ tí bàbá bí lọ́kùnrin àti lóbìnrin àtàwọn àyà wa tí wọ́n fílẹ̀. Torí pé bẹ̀rẹ̀ láti sórí ire, tó bá pé nǹkan kí nǹkan ni wọ́n kọ́ wa ni, bá ti máa ṣe náà nìyẹn. Ṣùgbọ́n ìbẹ̀rọ Ọlọ́run, àtọ̀rọ Ọlọ́run, àtọ̀rọ Ànábì ni bàbá náà fi yé wa. Ọ̀pọ̀pọ̀ wa ní tíọ́rì, ọ̀tọ̀ wa yọ̀ǹdà ká practice ẹ̀ lójú ẹ̀. Gbogbo ẹ̀ lọ́rọ̀ Sheikh Adam lọ́rùn wọ́n ti fi kọ́ ọmọ ọlọ́mọ táà níye táà ló ń kà ọ̀kàlàfà dágbà ṣe yí o balayin okò ní mílíọ̀nù nàìjíríà tí jí ṣe nàìjíríà ni wọ́n jòkó bá ilé ni tẹ́kùnmí ni àfàrí sheikh adam bismillah الله huwallah bismillah ináka ináka fún ogun tí wọ́n fi rẹ̀ bismillah rahman إنا أعطيناك الكوثر وصل لربك وانحر إن شانئك هو الأبتر ni a lọ sọ́rọ̀tù zuwar ọ̀rọ̀ nípa alẹ́ àwọn alẹ́ òní ń bẹ ẹjọ́kó àwọn alẹ́ òní ń bẹ nínú Islam a fi ní sókí torí iṣẹ́ ìjẹ́fẹ́ sí pọ̀ àwọn alẹ́ tí ń bẹ nínú Islam pọ̀ ẹlẹ́dín bẹ́nu Islam èyí tó jẹ́ alayali àtọ́yíba annayírọ̀ alayali mubaraka alayali mọ́mìnà mọ́tíma'ina àwọn alẹ́ Islam tó jẹ́ alẹ́ mọ́lẹ̀ alẹ́ Islam tó jẹ́ alẹ́ oríire alẹ́ Islam tó jẹ́ àwọn alẹ́ ìfọ̀kànbalẹ̀ àwọn alẹ́ ìmáni almu'minatul mutma'inna àwọn alẹ́ orin tó rálẹ́ pé méjì tọ́lọ̀bí sàdẹ́wò sáyé àwọn làyálì kan tó ń bẹ làyálì mọ̀bẹ̀límà alfájírà alfáfídà alfáfíkà àwọn alẹ́ àbòsí bẹ̀rẹ̀ alẹ́ tó dúdú alẹ́ òkùnkùn alẹ́ tí wọ́n máa ṣàbúrú ń bẹ̀. bọ́nà ti fàdálà ayyaman tó fàdálà àwọn ọjọ́ ọ̀sán kan tó sì kó bá àwọn ọjọ́ ọ̀sán kan tí ó tọ́lọ̀ ń sọ wọn lókọ ókọ rí tí fètáni sọ àwọn kan lókọ bú bẹ́ẹ̀ ni alẹ́ tè ní lọ́jẹ́ kan nínú alẹ́ ìsìláàmù ṣùgbọ́n torí àsìkò kámù ní kékeré nínú àwọn al'adìyàrùn samaria ẹ̀sìn gbogbo sánmà wọ́n ládìyàrùn lọ́wọ́dá yíyà àtẹ̀sìn àgbélẹ̀rọ ìrẹ́sìn ìbílẹ̀ ẹ̀sìn àgbélẹ̀rọ torí kálùkù ní ṣe kótókótó tí mìta ní gbé bọ̀ wálẹ́nu ẹ̀sìn ìbílẹ̀ kan ò sí tábá ní ẹmẹ́sìn ìbílẹ̀ wà kí lẹ́sìn ìbílẹ̀ al-Islam látò ní ẹmọ́ tó pé ẹ̀sìn pèsè sílẹ̀sìn ìbílẹ̀ máa ò tánilẹ̀ ẹ̀sì dáhùn aláà kí lọ́lọ́run wá fi dá ilẹ̀ ìsìláhùn ni tó kọ ara ilé dá sókùnkùn ló fi dálẹ̀ ni ṣé ẹbọ ló pìlẹ̀ nígbàtá yẹ ń jáyé ni kí là nábi adáma bàbá ńlá àtàwé èèyàn kọ́kọ́ sí tọ́sẹ̀bọ́ ni àwọn sí islam ìyá wá ìbílẹ̀ torí ilẹ̀ yí àbílẹ̀ mí àtọ̀fúnlẹ̀ tọ́lọ́run yìí ẹ̀sìn ìpìlẹ̀ àtẹ̀sìn ìpìlẹ̀ ìsìláàmù ni tẹ́ẹ̀bá mọ́ tẹ́ẹ̀pẹ̀ ní ẹ̀sìn kèfèrí ẹ̀sìn òpònú ẹ̀sìn eléri ibú ni ẹmọ orí àwọn ẹ̀sìn ìbílẹ̀ ilẹ̀ ilẹ̀ tani alẹ́gbẹ̀dá wọn kírun ni obìnrin balẹ̀ ni ó sì lọ́n títí títí títí àtàwọn àrọmọdọ́mọ rẹ̀ kó tó kan pé ìtàrí wọn ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ tiẹ̀ ẹ̀sìn ìbílẹ̀ kan ò sí ju ẹ̀sìn owó ẹláwí láàá tọ́wọ́ tún pèkè rí lẹ́sìn ìbílẹ̀ wọ́n dára wọn rọ̀ ẹmọ́ yóò darí rẹ̀ àwọn ẹ̀sìn kèfèrí àwọn náà lálẹ́ tí wọ́n wọ́n lọ́jọ́ tí wọ́n àwọn Yahudi ìjọ Mósè wọ́n ní àwọn làyálì kan tí Al-Qur'an kan fáàmọ́ ẹ̀ dáàrí kanú Al-Qur'an al-Karim Òru ọjọ́ tàbí wọ́n sàgbà ìwé sọ́gbà mẹ́sẹ̀jì tó di nàbíyàn mọ́bárakẹ̀n. Àbá nàfí, a máa gbádùn ilé ìjẹfíṣà púpọ̀, ẹmọ lálàáfíà sí. Àmìnà. Ọlọ́run nípa mímọ̀ náà rẹ̀ tí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀. Àmín. Àwọn ọjọ́ náà ní jọ́nà alọ́run anẹ́bì Mùsá kú lọ́dọ̀ anẹ́bì Ṣuáì. Ìfẹ́ náà tọ̀rọ̀. Jọ́nà ọparí sánáwì máa wá lọ kò lé àti jámíà ọparí kílẹ̀ tí ń pè é secondary máa wá lọ wọnú university nísìn alẹ́ ẹjọ́ náà lọ bá Musa sọ̀rọ̀ pé ya Musa inni ana rabbuka fakhla'an alayk innaka bil wadil muqaddas tuwa eh, eh, eh, Ya Musa ìní àdàrọ̀ bùkọ̀ fánàlá náà alẹ́ aleika. Wà tí mo sáà sọ fáwọn èèyàn pé mú kù sú ẹdúnà ẹ̀yẹ èèyàn mi, ìní lóòrù ni kìí sọ̀sán. Òru àlùbáríkà ni, wọ́n wà lọ́dọ̀ àwọn Júù, wọ́n sì ń kà dáta òru náà wọ́n sílẹ̀ dì sí. Ẹdú èèyàn mi, ìyàwó mi ẹ̀tọmọ ẹdú àti àtàwọn ẹran ń dà lọ. Ìní àárín Láàlẹ́ àti gómi ní àbẹ̀tọ̀ bọ́yá rí ògùn náà kan tàbí tàná tàbí ríran ogbó ìtọ́rà ríran mọ́ ẹjẹ́ lọ bí tí mẹ́ta lọ́ọ̀ká ti rìn àwọn alẹ́ ní àwọ́sàn ẹ̀sì dáhùn. Orú ní orú albarka tọ́rọ sọ́nà Kùránì wà, òsìkú mẹ́dọ̀lá. Orú tẹ́ pé a máa tí sí ẹ̀ lọ́dọọdún, táwọn náà bá gẹ̀ẹ́sì ẹ̀ káfíṣínlọ́ náà ọjọ́ náà ni tóòrì sí náà tọ́lọ̀ pé wọ́n tóòrì wọ́n kitabin mastóòrì fèrèkì mọ́sóòrì wal bayti al-ma'mur wal saqfi al-marfu' ọ̀rọ̀pọ̀ mẹ́ orú ẹ̀dá ọdọ̀ àwọn jíù orú albarka tó ń bẹ́ẹ̀ lọ́dọ̀ annabi Musa kaná ọjọ́ tọ́lọ́ sí kọgbà ààwẹ̀ ọgbọ̀n ọjọ́ ṣùgbọ́n tó tó wá ní òfíjọ́ mẹ́wàá kún arba'ina yawman kọ́ wá fi pàdé ọlọ́run tó fẹ́ tọ́lọ gba ìwé ìjọ náà níjọ́ tàwọ́kọ́ yìí kò sí ìgbàwé ọkàgbà mẹ́sẹ̀jì pọ̀dà nẹ́bì ni àmọ́jọ́ tó ten commandments tí ó máa fi pàṣẹ fáwọn àjọ ẹ̀ ọjọ́ kan tún lè yíò náà ogójì àwẹ̀ lọ́gbà ẹjẹ́ adó lọ́dọ̀ nẹ́bì Musa ọ̀pọ̀ mẹ́wù àmọ́kádún bẹ̀rùn àwọn èèyàn wà wọ́n ní àpúrùfù ní Kùránì táà náà mà pé ọjọ́ àlùbáríkà ní kálẹ̀ ní bákan náà ààrí lọ́dọ̀ nẹ́bì Nóhà ọjọ́ tà nẹ́bì Nóhà fẹ́ gúnlẹ̀ tọ́wọ́ ajẹ́ pé jọ́nà ní ọ pé alhamdulillah ìmọ̀gúnlẹ̀ òun náà ni ọjọ́ tààsùá ọjọ́ albarka ni táà máa ṣe nínú Muharram kọ táǹpẹ̀ ní kájẹ káyó tàwáyọ jíjẹ kó mẹ́ta sọ di káyó káyó ọjọ́ albarka ni anẹ́bì náà anẹ́bì mọ́lá kan náà ọjọ́ tó ṣẹ́gun faraon nífẹ́ lọ́nà tẹ́rì alẹ́ ìjọ́ náà mọ́jímọ́ àgbàwẹ̀ tàǹpẹ̀ ní asúra àtàṣúra ọjọ́ kẹsàn ti nóhà àṣúra ọjọ́ kẹwàá ọjọ́ kejì ẹni ti Mósè tó fi ṣẹ́gun Fáráò àwọn ọjọ́ alìbáríkà ní tẹ́ tó bá fẹ́ ṣẹ́gun ọ̀tá tó bá fẹ́ ṣẹ́gun bùkátà kọ̀dọ̀kọ̀ nídìí àlọlé àwọ àlọlé òsà máa tẹ́yìn tẹ́ẹ̀bà jẹ́ tèmi o tẹ́ẹ̀fẹ́ mú àmúlùmọ́là àwọn àyájọ́ wọ̀nyí mọ̀sálẹ́ sàkalẹ̀ fún yín àwọn olóòrìn àtọ̀rọ́jẹ́ tọ́bá tó wá wá àwọn alẹ́ míì àkọ́kọ́ alẹ́ oṣù rájàm alẹ́ làntíìdì ò alẹ́ nínú ẹ̀sìn tó ẹ́ pé àwọn àgbàlagbà wájọ́ wọn àná àwọn ibi ọjọ́ wo ló tó kù dá ìsin lọ́wọ́ alẹ́ òní tó ń bọ̀ torí mú káàtà pọ̀ pọ́blẹ́mù pọ̀ wọ́n bá jẹ́ yanjú ọ̀kan lómi tó sẹ́ẹ̀tì kalẹ̀ táàzì fẹ́ pa nǹkan mí pọ̀ mọ́ lọ́hun ẹjẹ́ agbọ̀nà lọ́hun káwàgbọ́nà ìsù àkọ́kọ́ Muharram tó jẹ́ nọmbà wọ́n pé a bẹ̀rẹ̀ ọdún oṣù ìjírá oṣù ojú ọ̀run tọdún bá parí tàà parí ti hajji tàbí tàwà tó mú ọdún tuntun míì Laylatul Mi'raj ẹlẹ́kẹrin Laylatul Mi'raj Ànábì Muhammad sallallahu alaihi wasallam ǹjẹ́ tí wọ́n gbé Ànábì go sama lọ tó kú ní Mákà ó wá lọ sí Jerusalem Tọ́lọ̀kọ́lù wa rẹ̀ rẹ̀ bí rẹ̀ bí a ní ilẹ̀ ìlànà. rẹ̀ gbáyé من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا له لنريه من آياتنا إنه هو السميع البصير فلتصب النجم إذا هوى ضل صاحبكم وما غاب عن الهوى وإلا وحي شديد القوى ذو مرة البصر Àwọn ọmọ ìgbóhùn ọmọ Mùsùlùmí

Ọjọ́ náà lálùbáríkà púpọ̀. Ta alágbọ́dà nínú pé èsù, àmẹ́bì yìí dá. Àátàlọ́dọ̀ sí ẹ̀ náà. Ànábì Jésù, ànábì wa ni, àwọn alámọ́ ń pẹ̀, àwọn aláfẹ́rẹ̀, àwọn alákúbà, ànábì kí a ní, ìjọ olórí àwa náà ni. Àwọn ọ̀fẹ́ràn rẹ̀ kọjá ìlà, ọjọ́ tọ́lọ ń gbé ìdílé ànábì fún ẹ̀ tí wọ́n pí jáde ọjọ́ ńláńlá ni táwọn kírísẹ́nì máa ń tún ṣe báyìí àwọn original kírísẹ́nì ọjọ́ tí wọ́n wá fẹ́ pa tí wọ́n rí gba tọ́lọ ní wọ́n máa kọ́ta lóòrù wọ́n máa sálàwò wọ́n fẹ́ pa wọn nípa wọ́n fẹ́ ṣe ní àgbélébú rí ṣe àdàrú mọ́ ọlọ́wọ́ láàáyájọ́ ọjọ́ náà mọ́gbà máa yọ wá ní ewu àtọ̀tátọ́ lágbà àtọ̀tátọ́ lẹ ọlọ́run gbà wáyẹ̀ lọ́wọ́ wọn bó ti gbà náà Jésù lẹ́jọ́ rí ogun alánílára ọ̀sẹ̀ tí ò ní àtẹ́yíta tọ́fà àtẹ́yítí wọ́n wá kí ọlọ́mọ́sàkó ayọ́nú ewu bàbá mọ́ àwọn alẹ́wọ̀n ìjọ nínú ọ̀dọ̀ kírísẹ́n lọ́dọ̀ wọ́n lórúkọ ń bẹ́ òun oúnjẹ olúwa tọ́ ààrí di fẹ́lẹ̀ ìmú alùkùnrà ní ọgbọ́n àwọn olóúnjẹ jẹ ní a máa gbọ́ pé ọjọ́ tàbí níbi ìsá sọ fún ọlọ́run wọ́n sọ bá níbi ìsá pé sọ bọ́lọ́run ọba rẹ̀ kọ́ sọ oúnjẹ kalẹ̀ láti sánmà ọjọ́ ọmọ òjísọ tó kúbùrà fún níbi ìsá ربنا أنزل علينا مائدة من السماء يكون لنا ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عدا لأولنا وآخرنا Àmẹ́lì Jésù, àmẹ́lì Ìjá, ọ́sọ̀ wọ́lọ́ wípé àwọn èèyàn ní ebi ń pa wọ́n, kò sí ń dà wọ́n láàmú, àwọn náà sọ fún pé tó ẹgbẹ́ láàrínẹ́bì ni ọlọ́tọ́, sọ fọ́lọ́ pé a fẹ́ kó ń jọ sọ̀kalẹ̀ láti sánmà nísìn. Èyí ò ní sọ oúnjẹ kalẹ̀, ni wọ́n fi sọ di alẹ́ oúnjẹ Olúwa. Ẹ ebi ń pa yìí ni tó sì ń dà ní láàmú ni ṣe tẹ́ bá rí tẹ́sẹ̀ gbà fọ́lọ́ ṣe ẹ̀tún ní padà sẹ́yìn wọn èmi náà ń bí ẹ̀yin jẹmọ́ kọrí ìlú lápapọ̀ lẹ́yìn ìgbàjẹ́ ti gbà fọ́lọ́ tẹ́lẹ̀ torí tẹ́ bá gbẹ̀rẹ̀ níwá sẹ́yìn náà tún ní padà sẹ́yìn mọ́ ni yóò padà lójú dákẹ́ sẹ́yìn padà sẹ́yìn mọ́ ń bi tọ́lọ́run àní padà sẹ́yìn àwọn àjọ kí áyà náà ní sẹ́ ọlọ́run wọlá bá nẹ́lì yìí tẹ́ ti tóbi tó lọ́dọ̀ ọlọ́run gbogbo ebi tí ń pẹ nìkọ̀ọ̀kan lọ́wọ́ sàyíwà àmín ebi ìwọ́n yàtọ̀tọ̀ sí àwọn ebi owó ní pẹ̀lú ní ebi ọmọ ní pẹ̀lú ní ebi ọkọ ní pẹ̀lú ní ebi ilé ní pẹ̀lú ní ebi àlàáfíà ní pẹ̀lú ní ebi mímọ̀ ní pẹ̀lú ní gbogbo ọ̀rọ̀ ebi oríṣiríṣi ebi tí ń pa ọlọ́mọ́sà yóò wà. ọlọ́pọ̀ àmúrí ìsáníra تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وآية منك أتوهي ممو إتجابة بكني وآية منك وارزقنا وأنت خير الرازقين ربنا أنزل علينا ما لليه لليه Wọ́lá ní pé àfá ìpọ́milé ó Adam. Àwọn ni àfá àwọn dé pé àjọ àrí ti gbà. Tẹ́ iná gbà kó ti gbà. Wọ́lá pípa mẹ́rin yìí dájú ìjọ́nà lẹ́ẹ̀kan náà alẹ́ra iná. Ogun bùkátà sí bí ya. Tẹ̀fóònù Oúnjẹ wá sọ̀kalẹ̀ wọ́n ti jẹ wọn jẹ tán wọ́n náà alágbàrẹ̀ náà tó ń jẹ́rọ láàrin wọ́n jẹ́ lálẹ́ wọ́n tún jẹ́ láàrọjọ́ kejì wọ́n jẹ́jọ́ kẹta wọ́n jẹ́jọ́ kẹrin wọ́n jẹ́ kiri ọ̀jẹ́ ká ò ọ̀rọ̀lọ́pọ̀ náà wà ọlọ́run jẹ́ kálukú ọmọ rí ṣe ọlọ́run jẹ́ a máa fi máa re ọlọ́run jẹ́ a Islam kálukú fi lélẹ̀ ẹ̀ẹ̀jẹ̀ wọ́rì ẹ̀kọ́ ma ilẹ̀ fi dúkìá ilẹ̀ lọ ní ọkọ́ lẹ̀ níbi ìyàwó lẹ̀ ní ọkọ àti ìyàwó jọ wá láàrin lọkọ̀ ìbù lọ́dún yìí èyí dáṣe yí pẹ̀lú ògbò ọlọ́ yóò bí mọ̀rẹ̀ fẹ́ nìkọ̀ọ̀kan afọ́lá ọjọ́ náà fi tọrọ yọ́ ma wá bọ̀ bẹ́ẹ̀ àwọn alẹ́ mọ́lẹ́nu àwọn alẹ́ oríire ni wọ́n kú àwọn alẹ́ orí ibú àgbàábẹ̀wò ẹlẹ́kẹ́yẹ lẹ́yìn látò ní ìsinmi ìṣà àbáà àròyé àwọn ẹrù bọ́ọ̀lẹ̀ ìjọ náà ìgbàdúrà sẹ́lẹ̀ ẹnú òjẹ kalẹ̀ ẹ máa bí àfáàdá ń gbá pé ẹlápọ̀ àwọn òru yìí ẹfún àndéèkì ó ti tó gbà lọ́dọ̀ ọlọ́run ẹ̀rọ́jẹ́ nìkan ó gbé yín lọ nínú gbó kèrè rí àkọ̀sí tí ń bẹ́nu gbó ọlọ́run ní bẹ́nu gbó rìn ọ̀hán á tún sọ ìdí nǹkan mi lẹ́yìn ìwà tẹ́ ti ń pe ọlọ́run tẹ́ ti máa ẹ̀rẹ́ rígbẹ́ jírí ẹ̀rẹ́ yìí èrò àlìjẹ́nà lójòkó yìí ọlọ́run tún ní sí wá lérò náà mọ́ àmì àtàmínù ẹ̀rẹ́ nígbò sàbáàmì òun ni tá ń bá ń gba àwẹ̀ àpò ìláwẹ̀ tàbágbé ọ̀rẹ́ arúgbó tán ra àbọ́ sínú ọ̀pàlẹ̀ máwẹ̀ Ramadan yóò wà kújọ mẹ́ẹ̀dógún alẹ́ jọ́kẹrin lámọ́júmọ́ jọ́kẹrẹdógún wọn máa fi ṣàdúà wọn máa fi bẹ̀lọ́n kì í sọ̀rọ̀ yẹn ní àwẹ̀ rẹ̀ o kì í sọ̀rọ̀ yẹn àmọ́ bí èèyàn bá lè pé mo fi tó fi bí palúwa rẹ̀ kó fi bí parẹ́ ẹ̀ bá ti fi bí parẹ́ kò tún ọlọ́run tó fi bí pa mọ́

ẹmọ́ bí ṣe ránù àtàfihàn ẹlẹ́ẹ̀kẹsàn lè látọ̀rọ̀ mẹ́sọ lè rí ìjẹ́ nínú ọ̀sọ̀rọ̀ ìjà àwọn alẹ́ kan bẹ́m̀bẹ̀ tó lálùbáríkà àwọn kan nílé látò tààfi kọ́kọ́ lọ mẹ̀ná àwọn kan ní à ah, èyí tààfi làràfá ni àwọn kan ní à ah, èyí tààfi gbogbo àwọn alẹ́ ń bẹ ní mẹ̀ná àwọn alẹ́ àlùbáríkà ayé àmọ́mìnà àwọn àyá mubaraka ìyá mú bẹ̀bá àtọ̀sán rẹ̀ àtàlẹ̀ ọlọ́gbàríkà púpọ̀. Àlàáṣírù, ẹlẹ́tẹ̀ wá lẹ́yìn látàlejò máa ti tó gbogbo alẹ́ jímà ní gbogbo every week. Àlàmísì majúmọ̀ jímà. Lálẹ́ àlàmísì majúmọ̀ jímà báyìí, ìgbàdúrà mẹ́lẹ̀ púpọ̀ jẹma. Àwọn àwọn kéèkéé lérí jímà káà máa pẹ̀lú àwọn lérí sí mẹ́mẹ́ dọ́lá àwọn àfá dáàmà àwọn ẹni ọlọ́run dáàmà wọ́n fi bẹ̀lọ̀ káwọn òkú ọlọ́run àwọn òkú ló dìde wá nù sàárè wọn ẹ̀mí ó dìde wá wọ́n wà gba sàárà èyí un every week ni ó gba àwọn ilé ìdí tó gba nǹkan lọ́dọ̀ ọlọ́run Laylatu Tarwiyya Laylatu Tarwiyya èyí ní mi ní mi ọjọ́kù a máa lọ àmà bọ̀. Mo ti sọ kan. Ara rẹ̀ wá nílé látòlọ kọ́dírì. Òun wá pariwo, ọlọ́run pariwo ẹ̀. Ẹ wá máa lọ zó tù zúmà rẹ̀. Kẹfì gbogbo alẹ́ ni àìbí ìṣeré àti ilé sáwàdà àmẹ́nuwó kọ́ يأذر الآخرة ويرجو رحمة ربي قل هل يستوي الذين يعلمون الذين لا يعلمون إنما يتذكر أولو الألباب يا عبادي الذين آمنوا ربكم للذين آسنوا في هذه الآية في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب Ẹ̀rọ Mùsùlùmí lọ́kọ̀ọ́rin lóbìnrin ẹ̀gbọ́n tálùkù rá ní mú ibi mọ̀dọ́ lákẹ́ẹ̀.

Ọlọ́run ni ẹ̀wọ́ ẹni wọ́n dájú àti nílé táwà lè fi rú ẹni bẹ́ẹ̀ ká fi wú ẹni tí ń sùn lọ wọ́n tán ìmẹ̀ ẹni tí ń tí ń bẹ̀rù Ọ̀yẹ́rìnjò rámẹ́ta rà bí i ṣe wá ìkẹ́ ọlọ́run tó fẹ́ bímọ tó fẹ́ kọ́lé tó fẹ́ lọ́lá tó fẹ́ nípò tó fẹ́ nílá rí láyé. Ó yẹ ẹni ẹ́sẹ̀ mi láàrín fi wú ẹni tí ń lọ tí ó bọ́, láàrín fi wú ẹni tí ń lọ tí ó tà, láàrín fi wú ẹni tí ń pọ́lọ́ ní mẹ́ta lọ́kan táà lè fi wé ẹni tó tún ní nǹkan rí ìdí ìpé ní kọ́kọ́. Lẹ́mẹ̀rẹ̀ ayẹ́gbẹ̀dẹ̀ kẹrọ ọlọ́lá àlẹ́bẹ̀rẹ̀. Ẹjọ́ ẹlákùn fẹ́ yàn bá tún ní nǹkan mí lẹ́yìn ọlọ́run wà láàrin jí mélòó ẹ lòdì púpọ̀ tọ́lọ́sàn nǹkan kó dúró ó ní ifá kan àwa ní ṣàpàná kan ó lẹ́sù kan tó bá fẹ́ tráfù ọ̀kan ní ọlọ́lá tó bá fẹ́ tajà ọ̀kan ní ọlọ́sí ẹlákùn ọlọ́run rẹ̀ jí mélòó Òun ti nípa, òun ni sinmi, òun làlàáfíà. Ó máa tọ́wọ́ bá sí ọ̀sán yìí, yóò ní tí ó bèèrè lọ rẹ̀. kẹjọ ìdá wọn Tọ́wọ́ bẹ́ sáwó, òun ni mẹ́jẹ̀mú tó ọjọ́ dá. Tẹ́lá bẹ́ nígbàtà sí ọlọ́dáwò tí a ní áksidẹ̀ntì àwọn àwà nílẹ̀ ọlọ́run ní àlọ́lé ẹ̀kọ́ yúnivẹ́sìtì lọ́jọ́ ràfà wọ́n ní ràfà ni a ti wọ́pọ̀ pẹ́lú ọgọ́rọ̀ wà sí ètò ọ̀sẹ̀ kan ó dìde ah, májẹ̀mú ti pọ̀ lọ́rùn mi tẹ́lẹ̀ ẹ̀yìn tó gbọdọ̀ gbà mí kún mọ́ wọ́n ní kí ni májẹ̀mú náà ọ̀rọ̀ ńlá ní òkè bọ́wà àdàbáyìí inú ṣòro láwàá wáyé kí wọ́n jẹ́ wọn náà wọ́n ní àwọn ah, tó gbọ́wọ́ wúrì rí mo sì kí lọ́dọ̀ sí àdámà ń wò rí bí òjì sáyé ń wò rí ajánẹ́sì rẹ̀ ní ọmọ kíwù rẹ̀ ní arọ́wà sí ní àdárì ní wọ́n ajá sí pé ọdún ah, lọ mọ́ká ah, wọ́n sọ Fẹ́rí tẹ́lẹ̀ wá tó gbé nǹkan mẹ́kọ̀ yóò burú ju ohun tí mo wà lẹ́nu èyí lọ, ẹjọ́ ọmọ báyìí. Tọ́lọ̀n bá ní kó dé báyìí náà alhamdulillah. Lóńtọ̀ wọn bá dìde ẹjá lọ. Ilé ìtipalẹ̀ wọn, ikú ọ̀run náà láti kú yìí o. Ọ̀fọ́rò. Àṣìgbà lọ́jẹ́ mú nì. Ìyá kaná àmúdúwá ìyá kaná sáyìn. Kò sí àfihàn tó jù lọ lójoojúmọ́. Yóò láàárín níwọ̀n ẹ̀. À ń dára sí alọ́rùn. Bẹ́ẹ̀ bá kúmọ̀ kó wọn ti ìsìláàmù mọ́ ní ọyá wàláyì kẹmẹ́nú islam ẹ wá wo àwọn alẹ́ alayálì alfáàjìrà alfáàsìkà àwọn alẹ́ oòrò alẹ́ nì alẹ́ ẹmọ́jáde alẹ́ ẹmọ́jáde èé ṣẹ́kí mọ́jáde rí òdé náà lájájí alẹ́ oòrò alẹ́ àgbákò alẹ́ rí mú alẹ́ ẹmọ́ mọ́ntàǹṣe Kí ni lónìí ìrìnbù? Tí bá sà síkìrì. Bí ìkankan mẹ́bàá tó dún ajẹ́lú àsíkìrì ní ló. Àwọn àmbọ̀ lórí ní àmbọ̀ lálàáfíà. Ẹni bá tó kò bí ní ó tún máa lọ ní lálàáfíà. Ẹlá kan ọlọ́run fa àlùbáríkà sáré ya bí òbí sí. Òbí sí. A lè rí búkàrùn wọ́n máa wá sí nǹkan tẹ́nìkan ò ní mọ̀ ẹlọ́ fúnlá ń ṣe ní àyíká àmọ́ ní èyàn ò sì lè jáde tọ́kọ́ sọ pé ìkọba ìlà tí ń bẹ̀ nígbà ṣe tí gbogbo èèyàn mọ̀ mẹ́kà nílà ń dá fúnra wa yìí ó kọlọ́ lápẹ̀ fúnra wa yìí kò tí mọ́jẹ́ agbó kan ní Islam aláàbíà mẹ́mẹ́ àrí òsì mẹ́ bàbá lọ́dọ̀ àwọn aláwo wọn ni ẹ̀jẹ̀ owó mọ́rẹ̀ kí ni owó mọ́rẹ̀ ká àṣọ́ sí tàbí a a máa bẹ̀yìn kan rẹ̀ ní a máa rọ́ sọ fẹ́ gbé èsì a máa sókè níka sókè sókè níka sísàlẹ̀ àwọn alẹ́ òkùnkùnnú alẹ́ ìfànújẹ́nu ọdún ọzọ́gbó tọ́wákọ̀lá níjọ́ tí gbogbo ẹ̀ dúdú jù báyìí lọ wọ́n á fẹ́ èèyàn bọ́ nì tàbẹ́kùdáńkọ́ òkè olúmọ tọ́wákùjọ́ kejì alẹ́ kí ò sí sọ tí wọ́n ṣe ń bẹ̀yìn mo kíra ní àti wọ́n náà gbogbo oríire o kò sílù tí ó o ọ̀pẹ́ tó bí ní àwọn lọ́nà lọ rí wọn máa bọ́ ní nígbà o láwọ́ wọn náà ni àjọ níní o àmójúkú mẹ́ ní ìjọra alhamdulillah odò kan bẹ́ńsà o a ń pè ní kíni moro odò odò kan bẹ́ńsà o ìrántí ọkọ̀ odò náà máa ẹ̀ẹ̀kan ni wọ́n sí ìyàwó lọ́dún ọ̀họ́ sì tẹ́ ní sí omi ni kálùkú ọmọ rí ń bẹ̀ agbára tó tágbára mẹ́mẹ́ àmọ́ ogbẹ̀ kò jásí kankan ààrin jẹ̀bú ààrí káàkiri káàkiri ẹwọ́ bá jí jọkó lálàáfíà àti kálùkú ọmọ èèyàn kí àdí nkankan mara àwọn elégun na kí sàfíra wọn láà àwọn akógun gọ́ ìsìláàmù ìdá àbí ọ̀dá àwọn alẹ́ mẹ́lẹ̀ tó bá ti sọ fẹ́rẹ́ ní sí bí ojú kọ́ ma lálá náà Muhammad ìdànà sọ́rá àdìkọjá mẹ́rẹ̀ gbogbo yíò àdìkọjá mẹ́rẹ̀ قل يا عباد الذين آمنوا اتقوا ربكم ẹ̀yin kọ̀rí ọlọ́run ni a tún sọ fún yín o اتقوا ربكم ẹ má pàrẹsẹ́ ìmọ́ o ọlá yóò ti dá fún yín wáyìí ọlọ́run ni ẹ bẹ̀rù ẹ páyà bẹ́ẹ̀bá sọ̀rọ̀ ẹbẹ̀rù bẹ́ẹ̀bá ṣiṣẹ́ kan ẹbẹ̀rù bẹ́ẹ̀bá hùwà kan ẹbẹ̀rù kódà bẹ́ẹ̀bá jẹun ẹbẹ̀rù ní ọlọ́run tẹ́ẹ̀bá ti dìbẹ̀rù ní ọlọ́run sọ́kàn Ìlẹ̀rínà àbọ́nà bí àmì ìtúníà àbẹ́nẹ̀tọ́. Ẹni máa lè rọ́jú ṣe dáadáa láyé yìí, yọ́ mọ̀ dáa fún ló ẹ̀. Ẹwọ bẹ́yìn tí ó kà máa lè kiri. Wọ́n táyé sí ni. Ẹwọ lẹ́yìn bàbá wa tí ó adámà kiri. Gbogbo ọmọ lọ́kùnrin lóbìnrin ló ní láárí ńlá rí náà pọ̀ àwá yíò sí ara ẹ bá débi ìkẹ́lọ́rọ̀ ìfẹ́fẹ́nìkọ̀ọ̀kan ẹ pín kò sí tẹ̀lórí ẹ tún débò mi ẹ tún gbàgbé tó ń tọ̀ wọ́n táyé se ní ẹwù bàbá àjọ́ngọ́lọ̀ ẹwù bàbá adígọ́rẹ̀ ẹwù bàbá tàláti ẹwù bàbá alímìlọ́n ẹwà ohun mọ́mú ẹ̀kọ́ àwọn bàbá bàbá tó bí méje nú ilé wọn ọ̀párẹ́ mọ́ ẹwù àwọn àbàdàn àfókè ààrẹ ẹwà àwọn àwọn bàbá lóṣogbo gbogbo àwọn ènìyàn ọlọ́run dáadáa tí wọ́n sin lọ́run fara sin lọ́run wọ́n jìyà ìyà jẹ wọ́n wọ́n kó lọ́dọ̀ ọlọ́run ẹmọ́ kó lọ́dọ̀ ọlọ́run bí a bá ń jẹyìn lọ́wọ́ ẹjọ́ jẹyìn bí a bá jẹyìn tán ẹtúnṣà ìyà tó bá kù ẹ̀yìn náà jẹ́ ẹ̀dájẹ́nu ẹjẹ́ ẹgbẹ́ láti jẹ́ tán tó bẹ́ẹ̀ sí lọ́pọ̀tì ìyà ń bẹ̀ẹ̀ náà dáadáa bí wọ́n níbi àwọ àbí sọ́dì pé tọ́dá fún ìtẹ́yẹyẹn tí wọ́n lọ́rin olùsogbo ọdún láìwọ̀ ọ̀sà wọ́yá kẹrẹ ìsúnbẹ̀ wọ́n àbò mi kéré kọ́ ọ̀sáwó kó tó dá fún ọ ọlọ́run ò fẹ́ tí wọ́n jẹmọ́ ayé alùkùránì lè ṣe òfò òsàṣẹ́ lọ́jẹmọ́ ayé táwákẹ́ ìsọ́lọ̀nká tó kọjú sí éṣe ọkọjú sí ó rí mọ́ mọ́ wo mọ́ kí wọ́n jẹ́ akẹ́lẹ̀ bí ilẹ̀ anífà ẹlákan sí kọ̀rí wo dáadáa ẹmọ́sí méjì ìnàhárí àlàhálà ọ̀bìnláyálì àlàmọ́là tàbátọ̀sán Allah Allah Allah tàbátí lóòrù yóò parádà ọgbùrú bàbá láwọ́ lọ ẹmọ́sí bẹ́ẹ̀ إنما يوفى الصابرون أجرهم بغير حساب láti sẹ̀sán rẹ̀ fẹ́ni tó bá ṣe sùúrù ẹwà fàdángbà tó jòkó yìí Wallahi lazim tí ó sáfi kún bẹ̀ bàbá tó bí wọn wòlí ọlọ́run ni. Ṣé o Suleiman, olówó wá ni. Alkùránì ní ọmọ bí ṣe fàájí gbogbo gbà. Ọmọ Alkùránì dàgbà ọmọ tọ̀, jẹ́gbà ní mọ́tò jí mọ́tò ń gbé wọn lọ́mọ tọ̀ Alkùránì kó dáyẹ sí wọ́n wọn nínú olóò lọrin tẹ́jẹ́ àwọn tànà tí yóò parẹ́ tó náà parẹ́ ilé epo ọlọ́kọ̀ọ́kọ̀ kan bẹ́ẹ̀ ó ní káàkiri ni ọlọ́dún agbọ́dọ́ gbogbo yìí lẹ́ wọ́n tán àtẹ́ra mọ́ sófí síse múlì títàrà tí ìṣẹ́ sófí sófí kì sí o ẹwà wàbọ̀ àwọn àgbàrà mọ́ ìnìkan kó ríwá yóò wọ́n tún kó àwọn ẹ̀gbọ́n bẹ àwọn àbúrò bẹ ẹjẹ́ arọ́júṣe rere arọ́júṣe lóore arọ́júṣe náà lẹ́sẹ̀ ẹ̀sùn arọ́júṣe ẹnu ẹ̀sẹ̀ arọ́júṣe rẹ̀ kò lè tí ò níwà lámẹ́ bẹ́yàn ọjà lè yóò múra ni Béèyàn ó dọ̀kọ̀ yóò múra ní, tí kọ mọ́ka ọmọ. Béèyàn ó ṣe jàmbá yóò múra ní, kúkú ṣe sí ìtọ́lọ́run. Kúl ẹ̀ní onígbọ́ àná àbúdàlá ní gẹ̀gẹ̀gẹ̀ pé èmi o, látò nílọ ìfìnkàn ní kọlọmọ. Ilé mọ̀

owó ẹni tó bá mọ̀lẹ̀ lẹ́tùlùkádì ní bàbàrà tó sì mẹ́ ẹ̀sìn ọlọ́run ní bàbàrà tó sì pàálí tó sì gbé ọlọ́run síwájú ẹ̀fẹ́ ọmọ ẹ̀kẹ́ wọ́ Wàbí Búkárí Rọ́hìmọ̀ Olúwa Òtàálà. Ìyọ́nà ọlọ́run kó máa bá nínú ọdún Sallallahu Alaihi Wasallam. فمن عمل بدعي ألزمه ثلاث خصال مكن كجل إلى لغة مكن كجل الأربعة كل جهة كلمة قول هذا فمن عمل بردائي ألزمه فمن عمل بردائي ألزمه ثلاث خصال من عمل بردائي ẹni jẹ́ wá ṣe kọ̀ ní mú yí ní ìsànsà látú rẹ̀ ìsẹ̀lẹ̀ kéhùn kéèsè mọ́sánlásí kéèsè wá àti àwọ́tẹnu adùn yẹn tó báyẹ pé torí ìyọnu ọlọ́run ni tí ẹ bá torí pé mọ̀ mọ́ mọ́ fẹ́ ṣe fáàrí mọ́ fẹ́ ṣe kárí ọlọ́run ní ṣe nǹkan mẹ́ta fóntọ̀ tó báyẹ pé torí ìmẹ́lẹ̀ fi ṣe Wọ́n jẹ́ kọ́ ọmọ pẹ́ dá láyọ̀ká lítò ń jáàlì táìmà kan ní bọ́ ọtí mọ́. Wọ́n sì já àwọn èèyàn máa dúpẹ́ fún ìdarí àwọn èèyàn wá bọ́ nítorí wọn náà ti darí wádọ̀ mi ẹ̀rì ìtajanú o àwúrẹnú o tó lẹ́nu o bàbá lọ́kìkínú kí ni ọlá lọ́kìkí ìfẹ́ ọlọ́run tẹ́ bá ti fẹ́ràn ọlọ́run wà láàyè ti sàwúrí tán gbogbo èèyàn ọlọ́run mọ̀ darí wọn wá báyìí wà ní tí ó rẹ̀ ayọ́kọ́ ni tí ó ní sí ìwọ́tọ̀ ma ń gbàgbé nǹkan tó láti bẹ̀rù èmi ọlọ́run tó ti nífẹ̀ẹ́ mi tó ń wáyọ náà mi ní jìbìrì ní rẹ kalẹ̀ ó tún gbàgbé nǹkan mọ́ lẹ́yìn náà ní ìjẹba òun yẹn máa dákọ rẹ wọn ní gbàgbé rẹ torí wọn náà gbàgbé èmi ọlọ́run Allahu akbar ẹgbọ́lọ́n tó fi lára tẹ́ bá sùn Allahu akbar ẹdákọ ọlọ́run ní ìdákọ tọ́lọ̀wọ̀n fi ní محبة لا يؤثر على محبة محبة المخلوقين أني متهم ونيفة Ìbọn ni ẹ̀rẹ́ ń jẹ táwọn le onílé to ba bá ti fẹ́rẹ̀ ìmì ọlọ́run tó bẹ́ẹ̀ ní ìrìn darí àwọn èèyàn kan máa fẹ́ràn rẹ tó mẹ́tẹ̀ta nù ò nígbàgbé nǹkan mọ́ ò ní tẹ́rì ayé ọmọ wá pẹ́kì ẹ̀ àwúrínú ẹ̀yà bá lọ owó ẹ̀fẹ́ àwúrí tó bá yíwọ́ yọ́ kà máa káàkì ní ọlọ́wọ̀ bá bá lùbáríkà sí mẹ́yà márùn bá lọ sógun owó mẹ́yà méjì ní ọjẹ́ fáwọn yóò kú sàgbákònù àwọn tó sì jẹ́ fún náà ètò alábọ̀ dáadáa àwọn oore ayé àti tọ̀run ní máa jẹ́ dèèyàn mọ́ ìṣòro فإذا أحبني أحببته وأبته عين قلبي إلى جلالي Ẹni ọba fẹ́rẹ̀ ni Ọlọ́run ó sí ojú inú rẹ̀ kalẹ̀ yọ́ máa rí mi báyìí. Iná ní fa àwọn bàbá wa sí Adam, àwọn ẹni Ọlọ́run. ni á bọ́lọ́run ti ṣe ní kò gbọdọ̀ mọ́ sí bẹ́ẹ̀ yóò ti ṣe ti wọn. Ṣèkíá. Wàdá okùn bí alẹ́ yìí máa tọ́ta fàrí kí. Ó pẹ̀ dákọ̀ọ̀kẹ́ tó bá ti yọ sí ọba yìí, ọ rí ìdí tí ń bẹ́nu ọkàn rẹ̀, á ẹ̀kọ́ owó ẹjú ni nígbà tó bá ti fẹ́ràn ọlọ́dúnlẹ̀. Wà ń ájí ìfì ìdúlámi lẹ́yìn. Ọlọ́dún bá ti di lóru lóru máa fara hàn àwọn ọ̀rọ̀ náà pọ̀ mẹ́. Mo fẹ́ ń kẹ́ jẹ́ tọ́lọ̀ fẹ́yẹn Ọlọ́run ti wá lẹ́ni ọlọ́run. Àmín. Ọlọ́run ti wá lẹ́ni ọlọ́run. Àmín. Ọlọ́run mọ́ ti wá lọ́ta ọlọ́run. Àmín. Ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run. Ẹ jẹ́ ká lóòfẹ́ ọlọ́run. Ẹni tọ́lọ́run ò lè kẹ́. Ẹ jẹ́ ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run. Ẹ jẹ́ ká lóòfẹ́ ọlọ́run. وذلك له لكي يقدر ولو Ẹjẹ́ ká pààyà ọlọ́run. Ẹjẹ́ ká bẹ̀rù ọlọ́run. Ẹjẹ́ ká ọlọ́run ò lè mú. Ẹjẹ́ ká bẹ̀rù ọlọ́run. Ẹjẹ́ ká pààyà ọlọ́run. Ẹjẹ́ ká bẹ̀rù ọlọ́run. Ọ̀bẹ́ ni tọ́lọ́run. Ọlọ́run ti kéré fáwọn ọkùnrin, ọlọ́run ti kéré fáwọn obìnrin, ọlọ́run mọ́dé nìkan sí láì ní kẹ́, àdéhùn rẹ̀ tó ṣe tẹ́ndọ́bá bìnrin lẹ́tọ̀lù kọ́sì ráyìí tí wọ́n pè ìwọ ọlọ́run mọ́ta kù mọ́ àdéhùn náà tẹ̀lé wa lérí. La ilaha illallah, Muhammad Rasulullah, sallallahu alaihi wasallam. Gbogbo nǹkan lálẹ́ fi pé ọlọ́run tó bá jẹ́ nǹkan mímọ́ lórí lẹ́tọ̀lù kọ́sì ẹjẹ́ múnú àsmá olùgbẹ̀lẹ̀lẹ́yà o àsmá òtàtíyà ẹjẹ́ ká fi bẹ ọlọ́run torí rẹ̀ ẹjẹ́ àdìlẹ̀ ní ṣẹ́jú kan La ilaha illallah Rasulullah sallallahu alaihi wasallam òun láti pè ọlọ́run. Àwọn láì pè ọlọ́run. Ọlọ́run bí annabi Adama, ìpé ìjọ ọmọ tí mo sí jù, àrẹ́rẹ́ adáma ní mọ́ mọ́ aláwọn ní kíni ó ní Muhammad aláwọn ah. ní bọ́ọ̀lá ti ṣe ma Muhammad tí wọ́n sọ fún ọ ó ní lámọ́ kọlẹ́kẹ̀rì wọ̀nà fáta fi rúwà nígbàtọ̀ dámi tọ́tọ̀ fẹ́ atẹ́gùn sí mi lá tí

Ìrẹ̀ Mọ́sá, kí ni nǹkan tí ó lè ṣe fún mi tí wọ́n fi lè àtùmọ̀bílẹ̀ sàánù rẹ̀ àti ìjọ rẹ̀? Ànábì Mọ́sá ní bẹ́ẹ̀ ni, wọ́n ma fẹ́ ẹ̀dá kan bẹ tó dá tó ju gbogbo wa lọ, Muhammad Rasulullah. Yọ̀ndá fún mi kí máa sàtà Ọlọ́run tó bí ànábì Ìsá, ìgbé yá Ìsá, ìwà ànábì Ìsá, ànábì Ìsá ló bí ọlọ́pẹ́ wọn Ọlọ́run, kí ni mo lè fi tì ọ́ tínú rí ó fi dùn? Yọ́ fi yọ́nu sí mi pálápátá àtàwọn ọjọ́ mi. Ọlọ́run ní ẹ̀wọ̀ Ìsá, mọ̀ pé ẹrú mi kan bọ́ ń jẹ́ Muhammad. Wà á sọ fáwọn àjọ rẹ̀ ní bá ti tẹ̀lé nú wọn ó sóríire, ẹni tí bàbá tẹ̀lé ó sọ́tì a fi gbówà ibẹ̀ ìwọ̀n ọlọ́run lórí la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ kaná láti láti dání a fi sàdúrà fún kọrí àti ìmáàmù kọrí afọ́dúramán àti ogun ẹ̀yìn tẹ́ jẹ́ ẹgbàgbẹ̀ àtẹ́yìn tẹ́ chairman charlie àti ogun ẹ̀yìn tẹ́ kọrí bù lọ́wọ́ kí sí tọ́lọ́m káàkiri ayé ẹ̀dà níyẹ̀yìn ààtì ní gbọ́nà díẹ̀ díẹ̀ díẹ̀ ó lè ṣe déédéé prógámù tí wọ́n fẹ́ ṣe ọlọ́run ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ọlá àdúrà ta ṣe yìí ọlọ́run ṣe wá dáadáa ọlọ́run ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sí tí ọlọ́run ò lè fẹ́rú ṣe nǹkan bá wù ọlọ́run fẹ́rú rẹ̀ ṣe lọ́dà tó wá sí dáadáa yàwá náà ó sí dáadáa o àmín yàwá ya ṣe dání àtàwọn ẹni ẹ̀ wọ́n jẹ́ kó wa lẹ́rú wọ́n jẹ́ kó wa lẹ́rú wọ́n kó yẹ̀ lẹ́rú wàhálà ni bó bá kólú rẹ̀ lẹ́rù wàhálà ni bó bá kó méjèèjì papọ̀ olú ẹ̀sọ́fọ́ ayátọ̀ ọ̀rọ̀nù ọlọ́mọ́jì okó alẹ́rù agbájẹ́ tàbí okó alẹ́rù pẹ̀lú afá kọrí tẹ́ẹ̀dó pẹ̀lú afá brahman tẹ́ẹ̀mí kẹ́lò ọlọ́wọ̀n tó yíká àgbàtà yóò bí ẹwọ́n láti ìrìn gbogbo àwọn ọlọ́sànú wa lọ́sànú Nàìjíríà ìbò ní àwọn tí ń bẹ̀m̀bẹ̀ májì wọ́n ṣubú lójọ́sìs májì wọ́n bàjẹ́ ìwọ̀ká májì wọ́n bàjẹ́ ilé wa májì wọ́n bàjẹ́ ilé wa májì wọ́n bàjẹ́ ẹni ọjẹ́ kùtọ́ ọlọ́gbà sán tí ó gbádọ́ ọlọ́fún lálàáfíà ẹni ọ̀nà dímọ́ ọlọ́pọ̀ lánàá fún ìyá sórí láyà tí lọ́rùn gbogbo mùsùlùmí ayé la ṣàdúrà fún ọ la ilaha illallah la ilaha illallah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 Muhammad Rasulullah, Muhammad Rasulullah, Muhammad Rasulullah, Muhammad Rasulullah, Muhammad Rasulullah. Alayhi salatullah, alayhi salamullah, alayhi salatullah, alayhi salamullah, alayhi salatullah, alayhi salamullah, alayhi salatullah, alayhi salamullah, alayhi salamullah,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 ọbẹ̀ adórí gbogbo àbàbá tó ti lọ ọlọ́gbà akẹwọn kúlùmọ́ ọlọ́ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله